إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله adúgbà fún Ọlọ́run Ọba subhanahu wa ta'ala a sì tọrọ alékún kí a ti gẹ̀rọ ọba fún annabi wa muhammad sallallahu alaihi wasallam àwọn ará alẹ́ rẹ̀ àwọn sahaba rẹ̀ àti gbogbo musulmi òdodo tí ó ma tẹ̀lé ojú ọ̀nà rẹ̀ a tẹ̀síwájú nínú tírà tí a ti ń kọ́lọ̀ nípa àwọn òpómúlérò ẹ̀sìn wa àti ìpìlẹ̀ ẹ̀sìn wa àti bóò láti dáàbòbò níbi àwọn nǹkan tí ó lè bàjẹ́ àti bó láṣe lalaye ta fi rí aljanna ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala wọ ibi táwọ́ bá dé ọ̀nà níbi tí a ti ń kà fún wa nínú durusun fi sharhi nawaqid al-islam ti a sheikh salih ibn fawzan al-fawzan ọ̀nà ni naqidu ẹlẹ́kẹta nǹkan tó mọ́ bá ìsìn jẹ́ ẹlẹ́kẹta ọ̀nà ni ẹni tí ó bá pe àwọn olùṣẹbọ tí ó bá pe wọn ní kèfèrí àbọ́n ṣe méjì nípa ìjẹ́kẹfẹ̀ẹ́rí wọn àbótí ẹ̀ sọ pé ojú ọ̀nà tí wọ́n rìn ojú ọ̀nà náà tọ́ ojú ọ̀nà náà dáa so ibi táwà dé òun náà ni ibi tí Sheikh Salih al wọ́n sàlàyé pé níbi ìwà pé kèfèrí ibi kàfàrà ní tó jẹ́ kèfèrí ọ àwọn àdájọ́ wà tó níṣe pẹ̀lú rẹ̀ àwọn àdájọ́ wà tó so papọ̀ so ah ní pé àwọn ìdájọ́ wà to so papọ̀ mọ́ àwọn ìdájọ́ wà tó ní ṣe pẹ̀lú rẹ̀ so àwọn ìdájọ́ wà tó ní ṣe pẹ̀lú rẹ̀ so nípa <clears throat> bó ní tí a bá ti pè kèfèrí ní kèfèrí kí ni àwọn nǹkan tó so papọ̀ mọ́ kí sí ni àwọn nǹkan tí àwọn nǹkan tó dè so nínú rẹ̀ òun náà ni wípé ọ̀ràn yẹn ni kíyàn kórìíra kèfèrí kíyàn sì mú wọn lọ́tà èyàn sì gbọ́dọ̀ nífẹ̀ẹ́ wọn èyàn sì gbọ́dọ̀ mú wọn láyò èyàn sì gbọ́dọ̀ mú wọn ní ọ̀rẹ́ so ẹlẹ́ẹ̀kejì òun náà ni wípé tán bá kú èyàn ò gbọ́dọ̀ tàwálà jànáza wọn so èyàn gbọ́dọ̀ ṣe èyàn gbọ́dọ̀ tàwálà jànáza wọn so a sọ fún wa pé tí ó bá wá fi sẹ́ni tí ó sìn èyàn kan wá yí pẹ̀kan èyàn kan wá bí kan gbẹ́nu rẹ̀ èyàn ó sì ṣe gini èyàn ó sọ síbẹ̀ bí òkú ewúrẹ́ so kí wọ́n fi máa darẹ̀ láàmú so uh, so wọ́n ni fa'al-muslim wani musulmi o la yushayi'u janazatal kafir kò kí ń kún janaza kèfèrí lọ́wọ́ wala yujhizuha bẹ́ẹ̀ sì ni kò kí ń prepare rẹ̀ wala tudfanu fi maqabiril muslimin wọn ò sì kí ń sí sàárì àwọn musulmi wọ́n ni wa amma iyadatul marid wọ́n ni ẹ̀rí kíyàn bí alára ẹwò minal kuffar nínú àwọn kèfèrí idha kana min ajli da'watihi ila Allah tó bá ṣe pé torí tí yẹn bá fi pè sójú ọ̀nà Ọlọ́run Ọba ni tí yẹn bá fi pè sọ́lọ́run Ọba fa innal muslima musulmi o ya'udu al-marid al-kafir yóò visiti aláàrẹ̀ tó jẹ́ kèfèrí tí yẹn ara ó tún fẹ́ kó bá wọn náà ó tún sọ pé ah, àfá kí n tó wá lọ ìtì ẹ̀wà ní rí kẹ Jésù kọ́ so àfá ìwọ̀n lọ báyìí gbogbo tí mo ti ń bá yín sọ láti jọ kò sí gbogbo gbogbo ní fi ń ṣe bá wọ́n fẹ́ sọ wọ́n náà dọmọ ọjọ́ ni tí wọ́n náà bá ti padà dọmọ ọjọ́ ọmọ dùn pé àwọlé tí ẹwọlé àfáà tí ẹwọlé tí tí gbogbo àwọn ọmọ ìjọ tán fẹ́ wá gba fire of thunder so àwọn sì wọ́n tà so but ìwọ àfáà wá ní kí wọ wọlé so wọ́n ní ọwá ní kọ wọlé wọ́n wọ́n pé àà ah, pàmílé gan ó fẹ́ pọ́nlé kó bà fi yíya kó bà fi yà ń kèfèrí náà ni kó bà fi sọ́dì kèfèrí náà ni so ẹni tó tún wá mọ̀ pé kò ní gbà so kò sí tó ṣe fẹ́ gbà ọ̀ tí ẹ̀rí dáwà gan ṣe fún gan tẹ́lẹ̀ ọ̀ tí ẹ̀rí dáwà gan ṣe fún tó bá sì rò pé ó rí dáwà ṣe fún ìgbà tó wá débẹ̀ kò sí dáwà kankan kún bẹ̀ so ìgbà ní tí ma ń bá sọ̀rọ̀ náà tẹ́lẹ̀ àwọn onítọ́ wá fẹ́ kú yìí rí dáwà ṣe fún so ọwá rí immediately tó bá ti ó dàbí ẹni tó lọ púpọ̀ fẹ́ lọ sí dáwà fún wọn ó sì rí pé wọ́n fẹ́ gba dáwà ó rí pé bó ṣe wá débẹ̀ wá rí pé àà ah, wọ́n sẹ́tò wọ́n ọ̀pìn wọ́n ti pè amiru headquarter ní South Africa ní pẹ́kọ́ wá so amiru Diobandi ní South Africa òní chairman fún gbogbo Africa wọ́n ti pè kó wá so ó ti dé ó ti délẹ̀ pé ìwọ ti rí tíra tó tó lọ bá ìwọ sì àkídà tó lọ print dání tó fẹ́ fi ṣe dáwà fún wọn pé àkọ́kàn ah, pé wọ́n sí òdodo tó bá ti rí pé kó mẹ́ immediately so ah uh, so but kó wá lọ yí kó wá lọ kí àfá ìwà ní ní yí pé kí n tó ẹ̀yin náà ní kí n tí ẹ̀ ẹ̀yin nìkan náà ló kú àfá kí n wọ́n náà bẹ̀rẹ̀ sí sunkún abáṣọ́ ah, gbogbo owó tẹ máa ń fún mi so ara wọn ni fa innal muslima musulmi o wọ́n ni ya'udu al-maridu al-kafir ó lè bẹ aláàrẹ tó bá jẹ́ kèfèrí wò wa yad'uhu ila Allah yóò sì pé sọ́dọ̀ Ọlọ́run Ọba wọ́n ni faqad 'ada an-nabiyyu sallallahu alaihi wasallam yahudiyyan wọ́n lá nabi sallallahu alaihi wasallam bí sí ti yahudi wa da'ahu ila al-islam ó sì pé wa mata ala al-islam ó sì kú lórí islam wa shahida an la ilaha illallah ó sì jẹ́rìí sí pé kò sí nǹkankan tó tọ́ sí ìjọsìn àfọ́lọ́wọ́ bá allah wa anna muhammadan rasulullah àti pé muhammad òjíṣẹ́ ọlọ́wọ́ bá ni wọ́n ni wa aada nabiyu sallallahu alaihi wasallam ammahu aba talib wọ́n na nabi sallallahu alaihi wasallam sí visiti on kúrẹ̀ abu talib fi maradil maut níbi àárẹ̀ kúrẹ̀ wa qala lahu ó wá sọ fún ya ami ìrẹ̀ ń kó qul la ilaha illallah sọ pé kò sí nǹkankan tó tọ́ sí ìjọsìn àyàfi Ọlọ́run Ọba Allah nìkan ṣoṣo wọ́n ni fa idha kanat iyadatul marid wọ́n ni tó bá ṣe pé ibẹ̀ kèfèríwò min ajli da'awatihi láti pé kíyàn fi pé ilal islam sí islam ni fala ba'sa biha kò sí tó sí wa amma idha mata ala kufrihi ṣùgbọ́n tó bá ilé kú lórí ìjẹ́kèfèrí rẹ̀ fa'innal muslim aláyàta wàláhù musulmi ò ní dáyàkọ́ walau kana aqraban nas ilay kódà kó jẹ́ tó súnmà walau kana abá kódà kó jẹ́ bàbá rẹ̀ wani walamma mata abu talib ala al-kufr nígbàtí abu talib kú lórí jẹ́ kèfèrí lam yatalawalla ar-rasul sallallahu alaihi wasallam dafnahu òjíṣẹ́ ọlọ́wọ́ bó dáyàkọ́ bal amara ibnahu aliyan yala ó pa ọmọ rẹ̀ aliyi láṣẹ an yuwariyahu fil ard ó kàn lọ sin kó kàn lọ sin sílẹ̀ jàre wala yutraka ala dhahri al-ard nípa èyàn ní fi sórí ilẹ̀ li alla yata'adha bihi an-nas kó má bàá fi ma ní àwọn yàrá mùsùlùmí èyí jogún nínú àwọn àdájọ́ ìpé ẹwà rí pé gbogbo implication ilẹ̀ àwọn èyí fífẹ́ pé kèfèrí kèfèrí ó fẹ́ jẹun òkú kèfèrí kò sì sí bí ó ṣe jẹun òkú kèfèrí àbí kó lọ́bẹ̀ gbogbo àwọn night fire of thunder night in the grave so ó fẹ́ ó fẹ́ lọ gbogbo ẹ̀ ó fẹ́ lọ gbogbo ẹ̀ gbogbo ló fẹ́ lọ ó fẹ́ lọ èyí tí wọ́n ti gbé pósí tí wọ́n ti máa jó wọ́n ti máa jó régè so gbogbo ẹ̀ ló fẹ́ lọ wọ́n sì jẹ́ kó yé e pé ìrìn oúnjẹ méjìlá tí wọ́n ò sì rí Nàìjíríà lọ́fẹ́ sí so ẹ̀dàkùn ẹni tí ó ti rí gbogbo orun kama yẹn so gbogbo tí èjẹ́ kó rọrùn fáwọn yẹn láti pé kèfèrí kèfèrí nìyẹn ó fẹ́ nífẹ̀ẹ́ rẹ̀ kò fẹ́ kórìíra wọn so ó fẹ́ máa ṣe kí ni ó fẹ́ máa bá wọn ṣe ní lójú kú àti nígbàtán bá kú tán ah colleague mi like professor in, uh, in linguistic ni Mr. John Asafaye gbé ah bó ti wá kú lónìí afá ẹ kí ló kọ́ rẹ̀ ẹ prof ẹ̀yìn náà sọ̀rọ̀ sí nípa colleague yìí tí àpẹ́yìn náà ni olórí àwọn mùsùlùmí tán wá lónìí níbi tá ti ń sin eh, John eh, asáwọnú ayé so wọ́n ni Mr. John ẹlòmí o tún bẹ̀rẹ̀ kún ah, it was it was good it's okay àwọn ọba sọ àwọn it's okay it's okay it's okay so gbogbo àwọn nǹkan inú òfẹ́ kíni àwọn òfẹ́ fílẹ̀ so bákan náà ẹlẹ́gẹta yìí al-muslimu la yarithu al-kafir musulmi jogun kèfèrí ó fẹ́ jogun kèfèrí tó fẹ́ jogún kèfèrí mùsùlùmí yóò sì wà convince pẹ̀lú islam ṣùgbọ́n bàbá rẹ̀ ní owó àmúmọ̀ pé tó wọ́n bẹ́ẹ̀ sọ pé òun ti di mùsùlùmí bàbá àwọn oyè òun kóònú wílì so wọ́n mọ̀ pé tó wọ́n bá ti di mùsùlùmí bàbá àwọn oyè òun kó nínú wílì bí bàbá oyè kóònú wílì gan ò gbọ́dọ̀ jogún bàbá so yóò ọmọ dọ́gbọ́n yóò ìmọ̀ bá wọn lọ church àbásọ̀ náà tàà náà sí ma bóyá wà wọ́n ti pàdé àpapọ̀ pẹ̀lú pásítọ̀ pé ẹ̀pẹ̀ ẹ̀pẹ̀ Richard Richard tó ń ti padà di Rashid so ẹ̀pẹ̀ Richard lónìí ẹni ẹjọ́ ka gbogbo Bible story tó ní so Richard náà wọ́n gá mọ́ mọ́ bá ilé wọn ka Bible story tó ní ìmáyìí bàbá lè I will remove you from my will so bàbá lè yọ́pọ̀ ní wílì o so yíò àbò yọ́pọ̀ ní wílì gan o gbọ́dọ̀ yọ́ra rẹ̀ o ti fẹ́ ṣe tọ́nà dúó ti tọ́nà ọba ẹwà àwọn mọ̀hajirú nìna àwọn èèyàn fi dúkìá wọn lẹ̀ sí maka wọ́n fi dúkìá wọn lẹ̀ wọ́n fi ọ̀pọ̀lọpọ̀ nǹkan lẹ̀ fọ́nà ọba subhanahu wa ta'ala ẹlòmí ọlọ́rọ̀ láńlá ni ó fi lẹ̀ ẹwọ Mus'ab ibn Umair tó pé ìyá rẹ̀ olówó láńlá ni mọ́sáàbò wá kú aṣọ tán wá fẹ́ fi sín tán bá fà sísàlẹ̀ kò ní bókè tán bá fà sókè kò ní bósàlẹ̀ so ìwọ tó jẹ́ mùsùlùmí tó ti gba ìsìláàmù dó sísìn wọn so wọ́n ni al-muslimu la yarithu al-kafir mùsùlùmí è jogún kèfèrí so wal kafiru kèfèrí na bákaná la yarithu al-muslim kò ní jogún mùsùlùmí so kọ́nà fún yàrá wọn kèfèrí ṣùgbọ́n àwọn tí wọ́n ń ṣe ìgbésí ayé pé ó lè padà jásí so tó bá yí padà lọ jásí fún wọn so ní pé ọmọ tọ́mọ wọn lè padà lọ jásí ẹ́rì pọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá ń súnfí wọn ìmójútó ẹ̀kọ́ ọmọ dáadáa wọn ìmójútó kílùkọ rẹ̀ so àwọn mọ́lẹ̀ yìí sí wà attracted sí nǹkan tí wọ́n ń sáà lọ máa sáyé ẹ̀tùn láwọn ẹlòmí wàláhì mú mẹ́nìká ẹni tí bá dákọ̀ rẹ̀ ó súnmọ́ pé àwọn ẹlòmí o máa rádá àbáyẹ̀ tí kú ti pẹ́ so but wọ́n rántí pé bàbá yẹn táà mọ́ ẹ̀lẹ́bá tún lọ lé kí ó túnmọ̀ ní ah, ibi kí òun náà rárá náà kí ní kílò kílò fi kílò sọwádà ẹ̀ eh, bóyá ọ̀rọ̀ tí wọ́n bá sọ bídá tí wọ́n bá kéwú kan lọ títí tí wọ́n bá kéwú súfí torí aláìmọ̀kan dájú ẹni tó kéwú súfí lọ so táláìmọ̀kan yẹ tí ó bá ṣẹbọ so kèfì tó bá àárọ̀ àwọn ọmọ táwọn ọmọ ń padà já sí kèfèrí so a kílùkọ̀ rẹ̀ kò ní jogún bàbá rẹ̀ tí bàbá rẹ̀ náà bá ti di kèfèrí pẹ̀lú ẹbọ tẹ́lẹ̀ so uh, ó sì wá nínú hadith mìíràn pé la yatawarathu ahlu millatayn so ikhtilafu wà lọ́dọ̀ àwọn afá Shaykh Uthaymeen dákọ̀rọ̀ nínú Tashilul Fara'id ní pé ṣé àwọn kèfèrí so ṣé àwọn kèfèrí tí wọ́n jogún ara wọn wọ́n náà ni pé wọ́n ní jogún ara wọn èyí tó tẹ̀sùn ní so àwọn mí ni wọ́n jogún ara wọn torí pé wọ́n ti di kèfèrí pẹ̀lú ara wọn ní jogún ara wọn náà so wọ́n ni wà káfíru la yarithu al-muslim kèfèrí náà ní jogún musulmi li'anna Allaha qata'a as-silata baynahuma torípọ́lọ̀ wọn bá ti gé àsopọ̀ tí ń bẹ láàrin wọn fala yatawarathu al-muslimuna wal-kuffar musulmi àti kèfèrí wọn ní ma jogún ara wọn qala sallallahu alaihi wasallam anabi sallallahu alaihi wasallam sọ pé la yarithu muslimu kafir so la yarithul muslimul kafira muslimi ò ní jogún kèfèrí o wala al-kafirul muslima bẹ́ẹ̀ ni kèfèrí ò ní jogún muslimi náà hadha fi sahih wọ́n lélẹ̀ nínú sahih lọ́wà an usama ibn zaid látọ́dọ̀ usama ibn zaid radiyallahu anhu so wa innama yakunu mirathul kafir so wani a mirasu kèfèrí o li aqaribihi al-kuffar àwọn kèfèrí àwọn mẹ́lẹ́bí rẹ̀ tí wọ́n jẹ́ kèfèrí náà wọ́n jogun rẹ̀ so àwọn kèfèrí náà wọ́n sì kíni wọ́n jogun ara wọn kẹbí Shaykh Saalih Fawzān sí sọ́mí báyìí wọ́n ni wala ọmọ ẹ̀rẹ̀ ọ̀ká tó bí mùsùlùmí ni òun náà ni ó jogun chọ́ọ̀chì nù Abdulwahid àbáwọn yóò bọ́ sí pé tí wọ́n sì bá jẹ́ wáìdì ìwọ náà ni chọ́ọ̀chì kan ọ̀ so gbogbo cross cross bàbá so wọ́n ní wọ́n lẹ́lòmí ò bọ̀lọ̀ fọ́ ọkàn wọ́n ní wọ́n náà ni so wàyí nínú ogun ah business enterprise ní kìíní ẹ̀kọ́ kódà kódà yẹn eh, kí rẹ̀ deputy deputy ló ṣe choir àbí ló ṣe service lónìí ní pé fọ́lá àwọn owó tí wọ́n pa gan wọn ò tí lè sọ wọn kan pa rẹ̀ that's about uh, eh, 2.2 eh, million ah wàyí nínú ogun ah ẹjá tó gidi ìhòrò sọ̀hálà ọ̀ so kó láti ìbáwá sí nǹkan tó jọ church náà bí àwọn bàbá lọ́kọ̀ so bàbá nílé gbogbo ẹ̀ báyìí wọ́n ni wala yarithuhu aqaribuhul muslimun ṣùgbọ́n kí ní kan wá àwọn èèyàn tó bá ti di pé ká pín ẹ̀mọ́ tí mọ́ sàwọn ẹlòmí òun náà ni bàbá ṣẹbọ ni òun náà ti wá ní lẹ́mìí pé òun ní jogún bàbá ó ti gbọ́ yìí so wá ní wọ́n fẹ́ dá wà òun kàn gbà lọ́dọ̀ àwọn nígbàtà àwọn sisters àtàwọn my sisters and brothers so nígbàtà àwọn sisters àti brothers wọ́n bá wà mẹ́ pọ́n wọ́n sì òun ó gbà but ló bá padà yá òun ó kàn lọ dá sí wìkan so yóò bá gbà tán ó ah, bá ń pín kò bá tán mọ́ ah, lexus ọtún kan ilé lájá ó kàn ilé ní kílọ́kọ́ rẹ̀ eh, ìkòyí ó kàn ilé ní eh, kíkọ́ rẹ̀ ní lẹ́kí ó kàn so Àbújá ó tún kàn ah, ah yíò máa wò pé tí gbogbo tí ń dànù náà ni ìfìdí ẹ̀sì sára wọ́n bá tún sọ́lọ pé ah, wọ́n kẹtàn kẹtàn àwọn eh, dúkìá tí bàbá ní Nàìjíríà lákọ́kọ́ pín ah, ọlọ́run bọ́wọ́ lọ́rọ̀ sákọ̀ ẹlòmí gan o so Ọlọ́run bá rọ̀sápọ̀ ẹlòmí gan Ọlọ́run bá ọ̀rọ̀ Ọlọ́run bá pọ̀ gan ayé yóò sì kò nítumọ̀ ní ọ̀rọ̀ Ọlọ́run bá so bó wà Ọlọ́run bó sí ní fún àwọn so bó wà ní bó sí ní fún àwọn èèyàn ní pé bàbá mọ̀ tún ní Ghana ó wà 600 properties ní Ghana bàbá mọ̀ tún ní Switzerland ẹgbẹ́ àfá àmọ̀pẹ́yìn ó láìkì ti Saudi so building mẹ́ta ni bàbá nílẹ̀gbẹ̀ ara wọn sàwọn ní ah so ibi ibẹ̀ yóò ti mọ̀ pé ah gbogbo eléyìí náà lòun wà lọ dànù lòun lọ fi wetin nǹkan bá ti kí nǹkan má wọ́yàn lọ́wọ́ ló dà so kí gbogbo tó bá ṣe pé yẹ kí yẹn jìnà sí ni kó mọ́ wó kọ́kọ́ wọ́yàn lọ́wọ́ ló dà tó bá ti wọ́yàn lọ́wọ́ tán ah mélòó mélòó nǹkan tó sọ pé ah, ara yín ìwọ́gán mara rẹ̀ mélòó mélòó nǹkan tó sọ pé ara ah, níkàgbà ìní ṣe mọ́ bẹ́ẹ̀lú mi ò se lọ gba oúnjẹ Christmas ti ní bọ́ fóònù ah, ìfẹ́ wà láwọn wákàtí gbà yínká dánù kò mọ̀ bá wé pé àà ah, nígbà tó rùn pán kò mọ̀ àgbà tó bádà sí kò gìtùwá tó fèrè sílé náà wọ́n ni wa innama yakunu mirathul kuffar wọ́n ní ogún kèfèrí o li aqaribihi al kuffar àwọn mọ̀lẹ́bí rẹ̀ tán jẹ́ kèfèrí náà wọ́n ma bá jẹ́ kama jẹ́ láàrin àwọn pé ah ẹlẹ́kùn ẹyọ míkò gbogbo tí bàbá bá ní ẹpin láàrin ara yín ẹyọ míkò wọ́n ara wọn àwọn ẹ̀gbọ́n rẹ̀ àtàbúrò rẹ̀ ah àbúrò tó ẹ̀gbọ́n tó yẹ polówó jù lọ tẹ́lẹ̀ wọ́n ṣe sí mọ́tò mẹ́wàá wọlé ẹgbẹ́nu ẹ̀márùn-ún yíwa padà pè wọ́n pé àwọn náà ti Boba pé bọ́ọ̀bá sagí o àwọ́ òṣe bí ọ sí ṣe abo abọ́ pín tí ẹlẹ́ tọba sagidi tán agidite tó ṣe tó ṣe tí bàbá ikú nánú tọba sagidi tán jíbọ́ tí abọ́ pín tí ẹlẹ́ wọ́n náà wọ́n pẹ́ ẹsẹ́ ni yíò wà padà lówódé òun lọ ni yóò kàn pè wọ́n yíò ah, àìmọ́ bínú so yóò kàwà àkàkàsọ so wọ́n ni wala yarithuhu aqaribuhu al-muslimun so àwọn tó jẹ́ musulmi ò ní jẹ òun ní jogun rẹ̀ wọ́n ni falkufuru wọ́n ni ìjẹ́ kéfèrí o min mawani' al-irthi ọdún àwọn ọ̀rọ̀ yìí àwọn ọ̀rọ̀ tó yí pé ijtihad wọlé ẹ̀rọ àwọn afá mìíràn tán sọ pé ní pé èyí tó fi wá lọ baytul mal pé ẹni tó jẹ́ musulmi ẹ̀ wà tó bá yí pé ó ní hajjá ni eléyìí nínú àwọn fatuwa àwọn malikiya ni wọ́n ní falkufuru min mawani al-irth wọ́n ní kúfùrù rẹ̀ nínú àwọn port so ní àwọn lè ṣe istig náà kún bẹ̀ so ní hajjá sí àbí fi jọ́sìn fún ọlọ́wọ́ àwọn mawakifu bẹ́ẹ̀ lọ́lọ́wọ́ bá ma nífẹ̀ẹ́ sí àwọn kan bẹ́ẹ̀ àwọn mawakifu tí a ti dó fọ́lọ́wọ́ bá ọlọ́wọ́ bá ma nífẹ̀ẹ́ sí irun kan gan wọ́n ní falkufuru min mawani al-irth wọ́n ní kúfùrù nínú àwọn nǹkan tí ma ń kọ dí ogun ni tí ma ń kọ dí ìjẹgun ni so eh so arọ́hàbí ó ní wa yamna'u ash-shakhsa min al-mirathi so wahidatun min ilal thalathi so kufrun riqqun wa qatlun wa ikhtilafu ad-dini fafham falaysa shakku kal yaqin so wọ́n ní falkufru min mawani al-'idh so kufru nínú àwọn nǹkan tí ó ma ń kọdígi ìjẹgun ni inda ahli al-'ilmi lọ́dọ̀ àwọn onímọ̀ wọ́n ní rabi'an wọ́n lẹ́lẹ́kẹ́ni la yajuz kọtọ́ gbogbo àwọn àdí táwọn yìí fẹ́ pé kèfèrí kèfèrí ní ẹmọ wo wọ́n ní la yajuz kọtọ́ an yuzawwija al-kafiru àbí an yuzawwija al kíyàn fún kèfèrí níyàwó min muslimatin khashiya min muslimatin kíyàn fi ọmọbìnrin musulmi yàn kíyàn fi fẹ́ kéfèrí ìgbà tí john ó dé bẹ́ǹsì ló gbéṣẹ́ abdullahi so ọ̀kadà tó gbé wá gan ẹ̀yìn lẹ́padà fún léwé epo tó kúrò ní ilé àrà àmọ́ john bẹ́ǹsì ló gbéṣẹ́ so ó gbé bẹ́ǹsì dé àwọn àbúrò rẹ̀ náà àwọn náà ṣe kíní àwọn náà gbé ọkọ̀ tó gbogbo ẹ̀ wọ́n sàgbélé so àmá Abdullahi ẹrù ọlọ́run tó lẹ́sìn tó ní gbogbo ẹ̀ tó sọ̀rọ̀ tó kò sí nǹkankan kò sówó iná ni àmá wọn bá tó ní ọ òun náà sì ṣe lẹ́bù rẹ̀ kìí pé kò ṣe lẹ́bù rẹ̀ ó ṣe lẹ́bù rẹ̀ pé ah, ẹni tó fẹ́ fẹ́ yìí náà kò kọjá lẹ́bù rẹ̀ ẹlòmí máa ń ṣe jùrẹ́ lọ olóhun gbé kí ló pọlẹ̀ rọ́bàrọ́bà so ilé tó rí kọ́ tó débẹ̀ gan àwọn ilé tó ti kọ́kọ́ kàn pé restricted area ni wọ́n ṣe pè wọ́n níbi kí ló pọlẹ̀ bí máìlì méjì kọ́ tó débẹ̀ ni wọ́n pé ẹjọ́ wọlé ẹjọ́ wọlé so àyàfi tó bá ẹgbẹ́ ẹ̀hẹ̀n wọ́n ti jọ sọ wọ́lá àyàrá wọn kò sí wàhálà but ọlọ́wọ́n ti ra rẹ bọ́ kíní ṣe parapara lọ́mọ fi gbé kí so ara wọn kí yàn alkafa'a nínú àwọn ṣarútù táwọn malikiya fi lékún lórí àwọn àríókù òun ni alkafa'a tó fi zawaj so nínú àwọn ṣarútù táwọn malikiya tí wọ́n tẹpẹlẹ mọ́jọ àwọn madáhìwì mìíràn ẹni pé kíyàn jẹ́ lẹ́fù kankaná so mọ́ sí jù rẹ̀ lọ ó lè padà bí ó dàrú lọ́wọ́ àárọ̀ ó lè dàrú lọ́wọ́ alẹ́ bọ́ bá ṣe mọ́ lónìí náà ni ó sì sí ẹ̀yìn mínà lè padà lówó kò sẹ́ni tó sọpọ̀ ní lówó kò sẹ́ni ni kò sí gíní kò sí sí so yìí so so tó sì padà di pé wọn padà gbádùn ara wọn náà so kò sí nǹkan tó fà ju yíyù yẹn lọ sí ẹbọ́ ti má so wọ́n ni so ìwà tí John ó dé ń òun gbé kí ni ó gbé Benz ó gbé Toyo ó gbé gbogbo ẹ̀dẹ́ gbàtí bàbó sọ̀rọ̀ bàbó ní ìtọ̀ ọlọ́run ti ṣe tí ìkánnà àwọn nǹkan tí ẹ máa ń fẹ́ láyé ọlọ́run ti ṣe fún àmọ́tẹ̀sí nínú ọlọ́run ó ṣe fún ìní dákẹ́ àdúwà ọlọ́run ti kọ́kọ́ ṣe owó fún ọ àmọ́tẹ̀sí yínà wọ́n sì sọ fún mi pé onífẹ̀ẹ́ mùsùlùmí ṣe bẹ́ẹ̀ ni jọ́mì náà ti ma ti ń wá gbogbo ẹni tó yí pé tí gbogbo wà tí ẹ bá wà kan ní ma ń dilẹ̀ jọ́nù náà tó ma ti ń wá abẹ́ẹ̀nìṣà kódà great great great great grandmother mi musulmi ni so ya eléyìí náà yìí bọ̀ belong yìí bẹ̀ so john okan lè kúfù kúfù pé ó kàyé pé mi ni èmi ni choir master and highest donor fún church wa kódà ìmúṣẹ̀ tún kọ́ mi fún wọn ni ah, bọ́ọ̀lù tí wá nífẹ̀ẹ́ musulmi bọ́ọ̀lù di musulmi báwọn ó sọ pàwọn kèfèrí ó filẹ̀ wọ́n àyẹ́pẹ́ ni tí ó jámọ̀ kankan ni wọ́n lè filẹ̀ o àmẹ́ àwọn náà mọ̀ pé ayé làwọn ilé yìí wá àwọn ilé yóò lálìkẹ́ àmọ̀ kankan tí wọ́n fi ẹ̀sìn wà o so wọ́n ni la yajuzu an yuzawwaja alkafiru min muslima ẹ̀yin ò gbọ́dọ̀ fi musulmi obìnrin fẹ́ kéfèrí ọ gbọ́dọ̀ fífẹ́ daddy we love ourselves ara o ara kò sí tí ń jẹ́ pé you love yourself tí yíò bá ti mara rẹ ni lọ́wọ́ tí sí gbogbo eléyìn wọn ẹ̀tàn so lọ́wọ́ ma ń develop bẹba sí mara yín sí bẹba sí understand ara yín sí ni pé before marriage so ìyẹn gangan lọ́wọ́ wá tí wọ́n ma fi bára kàsí wọ́n ni khashyatan ala diniha látara pé èyàn ń páyà fẹ́sìn rẹ̀ so látara pé èyàn ń páyà fún ẹ̀sìn rẹ̀ so li'alla takun kuma ba fi wa tahta sultanihi kuma wà lábẹ́ àkóso rẹ̀ torí wallahi hakiko ta dáwọn yẹba understand nǹkan tí jẹ́ marriage abẹ́ ọkọ ló máa wà so ẹ̀yàn pé understanding marriage is fi dàrú láwọn yẹn fún ọrọ̀ pé partner ni eh, a ní partner ẹ̀ ṣe partner ó wà lábẹ́ ọkọ ni ọmọ ṣe gbogbo tó bá ń sọ ni lókùngbà tí ò bá ti takọtọ́ náà ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì wallahi wọ́n ti dá àwòrán marriage rú fún ọ so gbogbo tẹ́lòmí fi máa ń rò pa àwọn nǹkan míì possible náà nìyẹn ẹmọ̀ ọkùnrin tí ò lówó tó ìmọ̀ òkè ah, alhamdulillah ṣe ṣe level something worker alhamdulillah ah, kò bá jẹ́ level kíní kan worker tàtẹ̀ lóníkọlọmọ worker kò bá wá jẹ́ level kíní kan worker ta ló sọ fún ọ pé ẹjọ máa pín ni bẹ́ẹ̀nà lóbìnrin náà wọ́n rọ̀ kí à some of those principles ma change ẹ̀ fún sí ma délé sí gbogbo ẹ̀ náà mi ní juwọ́lẹ̀ fún ìwọ ló ma juwọ́lẹ̀ fún mi o ẹn so Emma òun náà òun náà ti rò pé yóò ma tó ń bá ara pampers lónìí òun náà lè rà lọ́sẹ̀ méjì láàrin ọ̀sẹ̀ méjì so ara ọ̀ tahta sultan ó wà lábẹ́ sultan ọkọ ni so kèfèrí ọmọ musulmi kò gbọ́dọ̀ wà lábẹ́ kèfèrí wọ́n ni qala subhanahu wa ta'ala wọ́n ni ọlọ́wọ́ bá sọ pé wala tunkihul mushrikin so ẹ má fún àwọn mushrikun so ẹ má fún wọn ní ẹ má fún wọn ní ọ kílùkọ rẹ̀ fún ọlọ́mọ yíò hatta yu'minu títí tí wọ́n fi gbàgbọ́ so wala abdun ọlọ́ọ̀bá ni mo búra ẹrú tó jẹ́ mu'mini khayrun min mushrikin ó dájú mushriki lọ walau a'jabakum kódà kò bá ṣe kíni kódà kò bá ṣe pé mushriki yẹn ó ẹláìkẹ̀ ó fáìn so ara so wa qala ta'ala wọn lọ́nà ọba tó sọ pé fa in alimtumuhunna mu'minat so tẹ́ bá ma àwọn obìnrin yìí tẹ́ bá ma wọ́n ní mu'mini obìnrin o fala tarji'uhunna ila al-kuffar ẹ má dáwọn padà sọ́dọ̀ àwọn ọkọ wọn tí wọ́n jẹ́ kèfèrí tẹ́lẹ̀ o kódà kó ẹ má dáwọn padà ẹ gbọ́dọ̀ dáwọn wọn ò wala hum yahilluna lahun bẹ́ẹ̀ sì ni àwọn ọkọ yẹn náà tọ́ fún wọn ó tọ́ fún obìnrin yẹn fala yajuzu kò tọ́ an tatazawwaja al-muslimatu min kafirin mutlaqan musulmi obìnrin ò gbọ́dọ̀ fẹ́ kèfèrí láyéláyé gbogbo ọ̀nà tí kèfèrí wala wathaniyin abúlóòsà ni àbí amadi ni pé ah, àwọn amadi ti ah ẹ mọ̀tàwọn amadi ni o wọ́n dẹ̀ ti wá wà ti pẹ́ in those days tó ipá àwọn christian wọ́n ń change ó kọwọ́ báyìí wọ́n ní fẹ́rẹ́ abdullahi bẹ́ so àwọn amadiwa wá so gbogbo tán fi sọ ìlòmí ìdí amadiyanu no so ní pé ẹ mọ̀ wọ́n ni wọ́n ti gbìyànjú fún Islam ah ara ọ̀ so Ahmadiyya fi wádín wal muslimuna fi wádín akhar so àwọn Ahmadiyya wà láyé kan àwọn mùsùlùmí wà láyé mí tó yàtọ̀ pátápátá ni so ẹni bá fi mùsùlùmí tó bẹ́ẹ̀ fẹ́ Ahmadiyya à kò tí ẹ̀ sí kílòkọ rẹ̀ kò sí marriage grand slant ìnáni ń ṣẹlẹ̀ wọn so àwọn náà sí mọ̀ pé ìyàtọ̀ wà láàrin marriage àti zina a marriage ma mú tranquility wá ìfọ̀kànbalẹ̀ ìtútù ọkàn àlàáfíà a máa ń tí ò bá ti bá tọ́lọ́wọ́ bá mú so ìgbóná ayé fún pínpín dàrúdàpọ̀ ìkóṣẹbó ní ìmá dáyérú mara ẹni so mùsùlùmí ò gbọdọ̀ fẹ́ kèfèrí o ó ń jálàbí ni yóò change ẹlápẹ́ mọ́ bá ń bá sọ ẹlòmí torí pé in tó wà lẹ́yìn marriage dù kíyàn kà máa súnmẹ́rẹ́ ní lọ in tẹ́lùmí ò gbọ́yé nìyẹn pé ṣe àwọn pé ayé boyfriend and girlfriend ń sìn the only commitment tó wà láàrin yín náà ni pé ẹ̀kan súnmọ́ra yín tó bá sì ti rú ìgbà díẹ̀ yóò tún send the sí so zina tí wọ́n bá ra wọn so kílùkọ́ rẹ̀ tó bá tún ti rówó yóò tún sẹ́ndì ẹ̀ṣẹ́ ọ̀ ẹ máa wọ ẹ̀rùwí ẹlòmí náà pé owó tí tẹ́ntán sẹ́ndì sẹ́lòmí 2000 náà nípa 2000 2000 láyé sí ọ̀ lè fi kọ́lẹ̀ èèyàn mẹ́ta tẹ́ gbádùn ọ̀rọ̀ tẹ́ sọ̀rọ̀ gidi sọ́ lè fi kọ́lẹ̀ èèyàn mẹ́ta báyìí bẹ́lòmí bí láká ẹlòmí kan sí kẹ́ẹ̀dẹ̀ mọ́ wo in tó fa ni pé bọ́nà bá ṣe dóbìnrin náà nìyẹn obìnrin wà gọ́líbù gan bọ̀ tí wọ́n ti tán ní pé ọ̀wà gọ́líbù pàápàá jùlọ in tó bá wà kẹ́rin sóbìnrin gan obìnrin wà gọ́líbù sí gan ó máa ń juwọ́lẹ̀ fún rẹ̀ níbẹ̀ so in Nabi sallallahu alaihi wasallam pé òun orí nǹkan tó dáa jù fáwọn méjì tó nífẹ̀ẹ́ àwọn tí nìkan yóò bá ti possible ma khalas intaha so ó ti tán so yóò ma wá tán so àwọn tí wọ́n wò pé yìí tí ibi tí marriage mú ma sí òjú báyẹn lọ ara àyíò ìbára yẹn gbé wallahi compatibility value so value yẹn so jọra yẹn àkókò tí má dákọ̀ válù wọn ma ti ń sọ o ẹgbẹ́ sàlàfíyà válù nínú sàlàfíyà wàlékún sáàtùlá àyàkùnlá so válù gangan pé sàlàfí jọ ní iṣẹ́ ẹjọ́ válù kẹ̀kẹ́rẹ́ ọ̀tọ̀ ni sàlàfí ọ̀tọ̀ ni sàlàfí o sàlàfí náà jọ ní yí tó tọ́ but nǹkan kan náà lẹ́ válù sàlàfí ní tó tọ́ òun náà sì ń ṣe màbá tó ma àmá tó ń válù ní tọ́ kó kà gbọ́ lecture lásán kó sì máa báyé lọ ó sì valú owó àmọ́ tí wọ́n valú ní pé kí ni ìmọ̀ ìmọ̀ àtẹ́sìn ah ìfàgbẹ́ jẹ́ sálàfí ó lè padà tà sí ara wọn ọlọ́wọ́n bó tún wá bùn ẹlòmí nírú nǹkan báyìí kò wá nímọ̀ yìí rẹ̀ sọlọ́wọ́n bó tún wá bùn ẹlòmí nírú nǹkan báyìí kò nímọ̀ yìí rẹ̀ tí wọ́n á nága kìí gbogbo èèyàn gbogbo obìnrin ní mara lọ́wọ́n ta ah abu náìsí o ah, ìyàwó lé ọmọ ògbé sábú tajọ okùn níláàrọ̀ iná ní sọ àbí tajọ ọsùn níláàrọ̀ ìyàbẹ́ lómi wallahi abu náìsí wọ́n bá ń bọ̀ wá látọjá wọ́n bá ń gbẹ̀rù mi wọ́n bá ń gbé wọlé mo ṣe jọ́mọdé ara mi bọ́n ṣe dàgbà jù mí lọ kódà lálẹ́ ìjò ní àwọn tó bá ń wọ́ ẹsẹ̀ mi ah lábú náà ibi tí gbogbo pálapàla ìdọ̀tí wọ́n láì gbogbo gidi ìdọ̀tí ni o ibi tí gbogbo pálapàla sí bẹ̀rẹ̀ ni so kí ló bọ́rẹ̀ so tó bá padà yá ìwọ sálàfí àbíwọ mùsùlùmí tó ọlọ́nfẹ́ amẹ́dí ọlọ́nfẹ́ torí nǹkan àbí ìkejì sọ́kàn amẹ́ ní ọ̀fún lẹ́kṣọ́ ẹlùmí ìgùn bàbàrà ìsìlámù rẹ̀ ní tàbí mọ́ sọ nìyẹn pé a níwọ obìnrin kọ́ ló yàn ọkọ fúnra rẹ̀ ìwọ kọ́ ló yàn ọkọ fúnra rẹ̀ bàbá gbogbo pé ẹ mọ́ rí skú yìí kí ṣe rẹ̀ ń sọ̀rọ̀ díyà fámílì kan wọ́n kàn mú wọ́n kàn send letter àwọn àwọn ló ti tó márì nínú family yíò wọ́n sì arrange meeting so wọ́n arrange meeting láàrin fámílì méjèèjì ọlá pé wọ́n máa ń ṣerú nǹkan báyìí náà gbà kan nílẹ̀ yìí tó ma ń ṣe lálẹ̀ ìgbà tí àyà sẹ́kù ní so wọ́n arrange meeting wọ́n ṣe nádọ́rù láàrin ara wọn wọ́n sì bára wọn sọ̀rọ̀ wọ́n sì ti ṣe gbogbo ìwádìí tó yẹ kí wọ́n ṣe khalas tó bá sì ti tẹ́ra wọn lọ́rùn ní káàkiri wọn ò mọ́ra wọn nígbàkan rí láyé tẹ́lẹ̀ wọ́n highest lowest rate of divorce wọ́n sẹ̀ ní lowest rate of divorce láyé tọ́ ìwọ tó wá ń pariwo Disney love káàkiri tó ń sọ pé kí ló kọ rẹ̀ àwọn Salafi yẹn ní tí marriage wọ́n máa fi ń divorce ní pé wọn ò ní ti mọ́bìnrin tí wọ́n fẹ́ fẹ́ gbogbo nǹkan ló gbọ́dọ̀ mọ̀ ẹlòmí yóò tún máa fi sábẹ́ gbogbo nǹkan ló gbọ́dọ̀ mọ̀ àwọn pálapàla àwọn pálapàla àti so ní o tó fi sábẹ̀ gbogbo nǹkan lọ́gbọ́dọ̀ mọ̀ yẹn pé ah, ha wọ́n ti wá wọ́n ti brainwash obìnrin mi náà so ìtàwọn yẹn fi ń kó sọ́wọ́ kẹfẹ́ ní ìwọ kọ́ ló yẹ kó decide náà ọ̀pọ̀lọpọ̀ bàbá mi náà bí bàbá mi bá ní òun òfin ọmọ fẹ́fẹ́ tó lẹ́sìn bẹ́yà olórí Tìjàníyà tó ń wà tẹ̀sùbá mọ́nù kí bẹ́ẹ̀ tí ó padà fi fẹ́rùn pé ah, ó yá wọ́n nà ní bọ́n wẹ́ni tó lẹ́sìn àbí tọ́kùnrin náà bá sọ fún bàbá pé tọ́ bóyá kílùkọ rẹ̀ sẹ́yìí dá sàlátù ọ̀nà padà mọ́ wáyé so nǹkan mí tó máa ń fà but síbẹ̀síbẹ̀ náà ìdí tí sẹ̀rí àfi sọ pé kí bàbá kó jẹ́ pòun ló decide yẹn kí ẹ má lùzí kìíní yẹn kí ẹ má sì má trap ara yẹn má trap ara rẹ̀ pé ẹ̀ pé à tọ́wà ó sì mọ̀ pé ẹ̀válù eh, yóò jọra yín kódà kó yẹ pé orí sàlàfíà nìkan lẹ́wà so wọ́n ni eré ìṣe pàtàkì yàn wọ́n ni wa amma tajawuju muslim min al-kafira wọ́n ni ẹ̀rí kí musulmi kún wá fẹ́ kéfèrí obìnrin tí ẹ̀ wọ́n ni fa in kanat wathaniyatan wọ́n ni tó bá ṣe pé abọgibọ̀pẹ̀ ni abèrè ni fàínàhù la yajuzu an yutazawwaj so iye gbúdọ̀ fẹ́ so lábẹ̀rẹ̀ náà ni murtad ẹni tó ṣe rí dàkún ní ẹ̀ṣẹ̀ wọn ọba so gẹ́gẹ́ bí musulmi ni but manafiki ni so wani qala ta'ala wọn lọ́wọ́ bá ń sọ pé wala tankihul sọ́nà ọba subhanahu wa ta'ala sọ pé wala tankihul mushrikat ẹ má fi àwọn olùṣẹbọ hatta yu'min tí sún fi gbàgbọ́ wala amatun èmi Ọlọ́run bá búra wọ so obìnrin tó jẹ́rú khayrun min mushrika ó dáa jù walau a'jabatkum kódà kó ṣe pé kí ló kọ̀rẹ̀ kódà kó ṣe pé mùsùlùkí yẹn jọ nírójú ẹ̀láìkì ẹ̀yẹ pé ah ẹ̀rù ẹ̀gbẹ́ ẹlòmí náà mọ́ wo ọlọ́ mo ti gbọ́rí nìkan ní àwọn ẹni ànù nígbà tó bẹ́ ṣe tafsiri ayẹ̀ ẹ ma bọ́bọ́ sí ṣe tafsiri ẹ̀ tafsiru bi ra'i tẹ bá fẹ́ wá gọ́ọ̀yà so àgbẹ́ fún oúnjẹ gini wọ́n fi ṣe tafsira pẹ̀lú ráyí wọ́n ni wala tankihul mushrikat hatta yu'min ẹ má fẹ́lẹ́ bọ́ àfìgbà tó bá tó gbàgbọ́ ó wá ní wala amatun mu'minatun khairun min mushrika ó ní ẹrú tó jẹ́ mùsùlùmí abẹ́ni tí ó lówó ẹni tí ó lọ skú so ní pé ẹni tí ó ní sàtífíkètì yẹn ó bẹ́tà ju ẹni tó ṣe kíni jẹ́ tó ní sàtífíkètì lọ tó bá yẹ pé ìmáìnì rẹ̀ dájú lọ nǹkan tó ń sọ lè wọlé o àmọ́ kìí ṣe tẹ̀fsíra ayà inú ẹ pé kí o kọ́ rẹ̀ èyàn búrọ̀ ní respect fọ́rọ̀ Ọlọ́run Ọba táwọn olùwọ́n bá wá fẹ́ sọ nǹkan mí mú ti kọ́kọ́ ṣe tẹ̀fsíra Ọlọ́run Ọba tán gbogbo kí ní ẹ̀kọ́ ní tí ẹ ma ń kọ́ nínú báwọn olùmọ́ sí ń kọ̀ nǹkan ní o wọ́n ti kọ́kọ́ ṣe tẹ̀fsíra Ọlọ́run Ọba tán ó sì wá sí kí ni ó sì wá mú wá èyí tó ní doctorate tó jẹ́ mùsùlùmí ẹmọ bá sí ma ń fọ́rọ̀ Ọlọ́run Ọba sí èyàn so ní pé ó dáa jùlọ so mọ́ sí máa ń sí náà nìyàn so ẹ máa wo irú àwọn ìfọ̀rọ̀lọ́wọ́ bá ṣeré yìí ẹ máa wo intelomi tó ń tó sọ pọ́n sí súnnà ibi sí máa ń sọ̀rọ̀ nìyàn ah, ẹlòmí kan ó kàn wá kí ló tó rí báyìí náà ó kàn yá ó kàn yẹ ní ànù ní gbogbo gbésí ayé rẹ̀ kò bá àwọn ẹni ànù sí ẹlòmí ni àà yí bàbá kìníkan kìníkan bàbá agégi kan so ní pé bá sí ma ń sọ̀rọ̀ lòun náà sí ń sọ̀rọ̀ ẹ wà á rí kí ni kí ló fẹ́ gbogbo ilé ìse ẹlòmí ìsàfáhà gan wà lára rẹ̀ ó kàn sáfẹ́ fi anúlẹ̀ ó kàn sáfẹ́ ma gbogbo fánú gbogbo wà ó yẹ ká fi gbogbo fánú sínú ọkọ̀ rẹ̀ so wọ́n ní so ní pé ẹmọ́ sí kí ni in tọ́lọ́hun sọ ọ̀tọ̀ ni o in tóhun tú ọ̀tọ̀ ni o wọ́n ní wal amatu mu'mina so ẹrú mùmìní tó jẹ́ ẹrú tó jẹ́ mùmìní o khairun min mushrika ó dájú mushriki lọ walau a'jabatkum kódà kò bá jọyìn lójú wala ipé ẹ̀sì má fẹ́ kíni ẹ má fẹ́ ẹlẹ́bọ hatta yu'minu títí tí ó fi gbàgbọ́ wala abidun mu'minun ẹrú tó jẹ́ numiniyo so khairun min mushrikin so ó dájú olùsẹ́bọ́lọ́ walau a'jabakum kódà kò bá sí pé láìkí mushrikin yẹn pé ah! òun tẹ́ ní gbọ́ nínú àwọn nǹkan tó ti síwájú so walau a'jabakum sí n tẹ́ máa ń torí ẹ̀wọ́kùnrin torí ẹ̀wọ́kùnrin láyé torí ẹ̀wà ní so so lágbára so lè dáàbò bò kílòkọ̀ rẹ̀ so lè dáàbò bò obìnrin so wọ́n ni walau a'jabakum ulaika yad'una ila an-nar àwọn eléyìí náà ń pèpè sínà ọ̀ wallahu yad'u ila al-janna ọlọ́wọ́ bá sí ń pèpè sáà al-janna wal maghfirati bi àtàforíjì pẹ̀lú yọ̀nda ara so lábẹ̀ẹ̀rẹ̀ náà ìtọ́lọ̀ ọba sọ nìyẹn but lábẹ̀ẹ̀rẹ̀ náà ẹni tí ìbá wá ṣe múṣíríkà min bá so ẹni tí ìbá wá ṣe múṣíríkà ìmáni lè yíò ma fi gbọ́lá fún yàn pé à ah, ẹ́ eh, èmi wọ́n fẹ́ oko oko nínú wọn náà oko tó sì ní ìmáni tó ní gbogbo ẹ̀ ṣùgbọ́n lẹ́yìn ní so lábẹ̀ẹ̀bẹ̀ náà pé salafiyya wallahi àwọn salafiyyat wallahi red gold ni wọ́n gẹ́ bí sheik eh, mokbil ṣe sọ so gẹ́ bí sheik mokbil ṣe sọ red gold ni wọ́n ẹgbẹ́ tí a bá ti ní ọ̀yẹ́ ibi tó títí wá ní sàràfíà ni wọ́n tí wọ́n lọ ń wá àmì kàkí so àmì yà pé bọ̀ ẹ́ pẹ̀lúmí ẹlùmí ẹ̀mí fàṣà náà so ẹ̀mí fàṣà pé so Ah, èyàn mọ̀ gbọ́lá fẹ́ sí ìmáni ní gbogbo wa pẹ̀ẹ́n ìwọ́n náà tániwọ́ gan náà fúnra rẹ̀ tániwọ́ gan fúnra rẹ̀ tó wọ́n wò pé ọ̀lẹ́ fẹ́ kíníkan ọ̀lẹ́ sí kíníkan ìwọ́ gan fúnra rẹ̀ tániọ́ pé ẹ̀sẹ̀ bí village nílé wọn tí wọ́n bá ṣe pẹ́ nǹkan rẹ̀ lé sí làwọn èèyàn ṣe bá pọ́n lé wọ̀ so mélòó mélòó èèyàn ńlá eléyìn kò tí ẹ̀ kò sọ́kùnrin gidi kódà ẹni tí ò ní Islam gan àwọn èyí ronú bá wọn ọkùnrin èyí ronú bá wọn náà so àti ẹ̀ nídì láti ma sọ púpọ̀ so aspect yẹn o kèése nǹkan tí kódà ẹni tí ò ní Islam ara kèése tán máa kèése bá wọn pé ọkùnrin tó nílà aká ìṣe máa ronú nù so in tó wá sí ẹ kí orí obìnrin pé náà nìyẹn so in tó yẹ kó rí tí ẹ náà fi pé nìyẹn pé kí ni ṣé torí biology tó ń ṣe náà fífẹ́ ọni I majored in uh, mathematics láàkí ló kàn mí pẹ̀lú mathematics Oh, madúrú máa sí tẹ́mì gan Ah, ìyìn need assistance inú máa ṣe o máa sì to tó mi lẹ́rù so in tí mo ní dẹ̀ fún sọ́dọ̀ gbogbo máa sí un gbogbo kíní yẹ kó yíyàn àsọ́rọ̀ pé máa sì kankan ní kíní torí bí wọ́n ṣe bá ọkùnrin sọ́nà lèyàn gbọ́dọ̀ bóbìnrin sọ so orí yíò pé ní ìntọ́ ń wò ní pé sọ kàwé só ṣe só ní kíní ìntọ́ ń wò nìyẹn so ẹ̀sìn Ọlọ́run ọba súnnà nẹ́bì sallallahu alaihi wasallam ọlógún àwọn ọjọ́ 30k tí wọ́n sẹ́ndẹ̀ sí i just want to I, I just irọ́ ni I just want to extend my hand of goodness to you ọ̀nlẹ́ ọlọ́wọ́ gúngùn tó gbọ́rọ̀ so sírọ̀ ní bẹ́ẹ̀ wá ní bákanáà lè yẹn gbọ́dọ̀ bóbìnrin sọ pé kìí ṣe ń tẹ́ni yìí kìí ṣe ń tí ọkùnrin tó bá ní láàká ẹ̀gẹ́ ṣe tí ó máa wò ní pé kí lọ kánúwé ní jẹ́fìrí ni ẹlòmí ti ka gbogbo owó kò sí mọ́ jẹ́ sí wàláhì mú wọ́n sọ pé mú wọ́n sọ pé ṣe rí ẹlòmí best rẹ̀ kìí ṣe best o best tẹ́lòmí rò pé òun lòun ṣe nínú obìnrin kìí ṣe best o pé àbó ṣe lè ṣe highest tó lè ṣe mọ́ highest tó rọ̀ pé ó lè ṣe mọ́ ni highest ni ò mí nìkankan highest yẹn lọ́dọ̀ ẹni gidi o lọ́dọ̀ ẹni tó ní àwọn trait yẹn gidi bí 1 over 10 ni so àwọn kẹyìn náà lọ ayẹ kóbì nínú àmójútó wàláhì èyàn ń bẹ̀lọ́n fún àwùjọ tó yí pé yóò padà àwọn trait gidi làwọn yóò padà máa kàkún láàrọ̀ obìnrin tí ó wà jẹ́ káwùjọ grow tí ó jẹ́ grow tó ipé ẹ́ẹ̀dẹ́ tàbí ẹ̀ ní róbìnrin kankan ta wọ́n sọ kíníkà nípa àwọn àwùjọ kan wọ́n fídíò ìlú kan wọ́n ní àwọn obìnrin wọ́n kọ́ gbogbo àwọn ọ̀tọ́ ọlọ́run wọ́n sàlọ kó síbẹ̀ sábẹ̀ post rẹ̀ ẹ̀ eh, nípé wọ́n wà ní harem dáyìndé harem nípé ẹlòmí ni à nípé dia nípé dia orísìírísìí but ẹwà àwùjọ Islam ẹwà òjò islam ẹ̀rí obìnrin ta ẹ̀ nírí kẹkẹ so kóbìnrin náà lọ́mọ ò kìí ṣe kò sí tó kàmí pẹ̀lú biology tọ́lọ ṣe wà bí kílọ̀kọ́ rẹ̀ medicine tọ́lọ ṣe ò wallahi kò sí tó kàmí medicine tọ́lọ ṣe kọ́lá kò fún wọn ní value ẹyọ kan tó lérí báyìí engineer ni pé ah, ọmọ pé engineer obìnrin wọn àwọn máa wárú wọn ò kódà kò nítumọ̀ sí mi ara àti ara wallahi kò nítumọ̀ sí kò gbọ́dọ̀ nítumọ̀ sí ọ so in tó bá wá nítumọ̀ sí tó náà bá wá valú rẹ̀ ìbàyẹn ni valú yìí ti lọ́wọ́ àláyìn wọ́n ni so imani ni yóò mọ̀ gbọ́lá fún kìí sáyé wọ́n ni wa amma idha kanat yahudiyyatan wọ́n ní ẹ̀rí tó bá jẹ́ pé yahudi ni yahudi lóbìnrin yẹ àwọn nasaraniya àbí kírísítíẹ̀nì wọ́n ní fàyẹjúzù lílì musulmi wọ́n ló tọ́ fún musulmi an yà tazawájá ha ní pé kó fẹ́ bí sharti an takuna afifa pẹ̀lú májẹ̀mú so ní pé kírísítíẹ̀n yẹn àbí yahudi tó fẹ́fẹ́ yẹn ó gbọ́dọ̀ jẹni tó wà chaste fi ildiha níbi ọmọlúwàbí rẹ̀ kìí ṣe pínlẹ̀ ọtí lẹ ti pàdé ara yín ẹkàn jálura yín ni gẹ́bà àwọn mùsùlùmí àti kèfèrí ṣe ma ń jálura wọn lẹ́kọ̀ọ́ ah wàláyà nínú tó wọ́n nínú islam àwọn ará ikó alwàláwàlbàrọ̀ ni ah alwàláwàlbàrọ̀ fi wádìn so in tó sẹ́kù díẹ̀ nú rẹ̀ lára wọn pẹ̀lú wọn fi wádìn so kò sí àlùwàlá àlùwàlá ọ̀má John àti kílùkọ rẹ̀ àti Aisha àjọ dàgbà ni so wọ́n sì ti wo àwọn fíìmù oríṣiríṣi nígbé èyàn ti máa ní ẹni tí èyàn nífẹ̀ẹ́ láti kékeré child love so ní pẹ́tọ̀ tó bá ti wá nífẹ̀ẹ́ rẹ̀ padà jọ fẹ́ra yín so kílùkọ rẹ̀ Abdullahi wà fẹ́ sílẹ̀ so Aisha tó ẹ̀ eh, kílòkọ́ ẹ̀ Aisha ó fẹ́sì ilẹ̀ John àbí kílòkọ́ rẹ̀ wọ́n ma yọ́ ma mú lọ church so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so gbọ́dọ̀ jẹ́ àfífà so gbọ́dọ̀ jẹ́ kíni ó gbọ́dọ̀ jẹ́ pé àfífà fi ildiha wọ́n wa dhalika li qawlihi ta'ala wọ́n ni ìyẹn nítorí gbólóhùn Ọlọ́run bá tọ́lọ́wọ́ bá ní wa ta'amul ladhina utul kitab ní pé àwọn oúnjẹ láti ìsìnká tó wọ́n dú àwọn tàà ti fún tíra àwọn kan tí wọ́n dú hillun lakum ní pé ó tọ́ fún wa wa ta'amukum hillun lahum bọ̀tọ̀lọ́wọ́ bá subhanahu wa ọ̀rọ̀ náà bá gagan ẹwú búrùn tọ́lọ́wọ́ bá lómi so ní ó sì so àwọn ìtumà àtàwọn ìdí tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala fi lò wọ́n ni wa ta'amukum hillun lahum tọ́ wọ́n ní wal muhsanatu minal mu'minat ó tọ́ fún yín náà àwọn tí wọ́n tán bá chaste inú àwọn mọ̀mìnì àwọn tán bá chaste yálà ní tó yí pé wọn ò máa rí bà ní so lédè lábá irú obìnrin bẹ́ẹ̀ náà ń pè ní nawar so nawar so ẹni tó ṣe kí ni ẹni tí ó jìnà sí ríbà àbẹ́ni tó yí pé ó táúbà náà bí á wọ́n ti máa fáwọn ó ti túbá fàkẹ́mìntá ìrìn mélòó mélòó ẹni tó túbá tó padà dájọ́ ẹni tó síkín ẹni tí ó dánwò lọ so wọ́n ni so kíyàn máa kíyàn máa dínà mọ̀sánà ti pé ara wọ̀ ọlọ́ọ̀bá yatubu Allahu ala ń fi èyàn sórí fúnra wọn ni bóyá Ọlọ́run bá fẹ́ fi yí taubá rẹ̀ yẹn àti pé ó ti wá ṣe yẹn ẹgbẹ́ ọlẹ́ sí pé bá yẹ pé kìí ṣe pé túbá ó dèyàn gidi ó lè má ti rí ti ẹ̀rù tẹ́lẹ̀ so wọ́n ni wal muhsanat ó bá wọn kẹrin ó gba ìpẹ́rẹ ìmórí Ọlọ́run bá gan àti pẹ̀lẹ́pẹ̀lẹ́ àti take decision tó dáa àti bàbára orí Ọlọ́run bá nù láìfún yàn so wọ́n ni wallahi àwọn salafiyat red gold ni wọ́n wọ́n ni wal muhsanatu minal mu'minat àwọn tẹ́jẹ́ muhsanat nínú àwọn mu'mini obìnrin wọ́n tọ́ fún yínà wal muhsanat minal ladhina utul kitaba min qablikum àwọn tẹ́jẹ́ muhsanat nínú àwọn tàti fún tíra síwájú yínà wọ́n tọ́ fún òun àtàfà yìí nìkan náà ní kí ní a máa rí wọn lálẹ́ alẹ́ lábẹ́ igi ìrókò àbí igi kaṣíá ẹwà máa rí wọn lábẹ́ igi ìrókò àbí igi kaṣíá wọ́n wá sọ̀rọ̀ tí dago mẹ́wàá tó bá yẹ ní padà rí wọn mọ́ tó bá wá dago méjìlá ẹwà rí sítà ní padà lọ sí ara rẹ̀ Allahu alamu àmá ríbà tó wà lábẹ́lé wọn àà <laughs> ó lágbára gan ríbà ó pọ̀ àà ó pọ̀ so ó kò ní pé kìní nìkan so kò wọ́lọ̀ sí ríbà obìnrin inú olùwà gbọ́dọ̀ pé gan ọ̀ so de gbọ́dọ̀ protect ara rẹ̀ kò dẹ̀ gbọ́dọ̀ jíkẹ́ nìkan kan bá àwọn jẹ́ so kò gbọ́dọ̀ fa ilẹ̀ fẹ́ nìkan ká eh, man I just I just message you to appreciate your deen for the sake of Allah ah, ah. I just appreciate you ah oh appreciate you ọfẹ́ kó báyìí wọ́n ni wọ́n náà pọ̀ nílàáká ìtàwọn ẹni àwọn èbó ń tàn ni tó bá padà bẹ́ni tó tí làáká ìrẹ́jú ti ẹ lọ yóò tàn lọ́nà tọ́ níma so wal muhsanatu min al-afifati min az-zina hunna al-afifatu min az-zina wọ́n ni fa an-nasraniyya wọ́n ní nasọ́rọ́ ní allati tusafih tí ń wúwà pálapàla aw tattakhidhu al-akhdan ní táwọn afáfí ẹni tẹ́lò mí fi ma ìkánú àwọn kílùkọ̀ ìkánú àwọn èyàn ti sọ́rí ìkánú àwọn èyàn ti sọ́rí pé boyfriend wà ní Qur'an bẹ́ẹ̀ sì ni tẹbá lọ ẹlọ́wọ́nà akhdan so ẹka lọ wo mini àkídánù ní dictionary báyìí kò sí tó tú tó boyfriend so ọdọ́ ìkánà àwọn pàlàpàlà ìkánà àwọn ẹni àwọn tó máa fẹ́nu wà rọ̀fù ní but ọ̀rọ̀ ọ̀rọ̀ dúdú ni so ẹka lọ wo mini àkídánù lásán so tó rúkọ wà ní Qur'an wala mutakhidhi àkídánù so ní pé kò sí gbọ́dọ̀ jẹ́ àwọn tí máa mú ní boyfriend wọ́n ni la yajuzu lil muslim wọ́n ni kò tọ́ fún musulmi an yatazawajaha ní pé kó fẹ́ tó bá ti rí pé ní boyfriend kò túbá wa innama yajuzu ṣùgbọ́n ó tọ́ an yatazawajal yahudiyya ní pé kó fẹ́ yahudi obìnrin wan nasraniyya àti christian obìnrin al tó sì pé ẹni tó jẹ́ afifa ni fi irdiha níbi irdu rẹ̀ so anna al-mar'ata torí pé obìnrin o tahta saytarati ar-rajul o ma wà lábẹ́ àkóso ọkùnrin wọ́n ní wa rubbama taslam wọ́n ní nasarani yìí sì lè padà gba islam wa hiya tahta sultati mélòó allahu akbar allahu akbar o tún mú mìíràn tí àwọn ẹlòmí tó yí pé wàlá kọ́lẹ̀ ẹni yìí bò pátápátá ni aslamat fa'ahsanat islamaha ó sì tún islamu rẹ̀ ṣe ó tún wá níwà allahu akbar ó níwà gan so ẹmọ̀ nínú àwọn sójà ọkàmọ́ jù wọn kí so wọ́n kàn lọ jálù ọmọ Ìgbò so but ah allahu akbar so ọlọ́wọ́ bá tóbi gan so ọlọ́wọ́ bá máa ń rí dáadáa ẹlòmí ọlọ́wọ́ bó wà tọ́ sí islam ìbẹ̀nà àwọn kèfèrí mìíràn tẹ́ bá bá wọn sọ̀rọ̀ so ẹni pé ẹni yìí ìyẹn rí ní ẹni yìí níwà dáadáa gan so ẹni yìí níwà dáadáa gan pé ah, ó yóò sọ fún pé àwọn ah, ṣe gba islam 2 years ago ni àwọn ọgá 2 years ago lọ gba islam tó wá rí báyìí so wọ́n ni وإنما يت... لأن المرأة تطلق بينه تيما فينا صرانية طبعا لو فيه كريستياني وبين تحت سيطرة الرجل وما هو لابي وأكوني wọ́n ní wà rúgbàmà teslam ó sì lè padà gba islam wà híyà tahta sultatihi nígbà wà lábẹ́rẹ̀ wọ́n ma wá jẹ fún musulmi lórí kèfèrí bọ̀ wà wọn bí kìláàfì láàks yàtọ̀ sí opposite tó wáyé pé ọkùnrin ló jẹ́ kéfèrí tí ẹ̀ fàláyẹ kúnnù sultan lè káàfìrì alẹ́ muslima kéfèrí ò gbọ́dọ̀ ní àṣẹ lórí musulmi obìnrin lè kọ́wùrí hìtàálà torí gbólóhùn ọlọ́mọ tọ́nà ọba ní wàlàn yẹ́ jẹ́ aláàlọ́hù lè káàfìrí lórí àwọn kèfèrí fún àwọn kèfèrí lórí àwọn mìíní o fahadha huwa tafsil sheikh sofazan sọ pé yìí ni àlàyé ẹ̀kún rẹ̀ o fi tazawuji bayna al-muslimina wal-kuffar láàrin ma fẹ́ra ẹni láàrin musulmi àti kèfèrí wọ́n ni fa'in kanati al so oní musulmi ní pé rẹ̀ ní ń pèrà rẹ̀ àmọ́ òun ní kí lókọ́ rẹ̀ òní ma ń bá wọn kọ́kọ́ wọ́n mi sí di òsà òní lọ ma wọ́n mi lu igi igi igi ẹbọ wọn àbóhun náà ti ẹ ma ń bá wọn kópa ń bẹ̀ wọ́n ni àwọn múlìhìdà àbí kò ti gbàgbọ́ nù Islam so kò gbàgbọ́ nù muslimi an yatazawwajaha mutlaqan kò tọ́ fún musulmi kó fẹ́ ara musulmi lọ ma ń gbà tó fẹ́ àmọ́ àtọ́ padà fẹ́ tán ó wá padà rán pé ah, àtúnṣe bẹ̀rẹ̀ sí gbẹ́sìn yẹn ó wá padà rí pé ó padà sí lọlé jálàbí so aw murtada sàí musulmi lọ mọ́ tẹ́lẹ̀ nígbà tó fẹ́ ó wá padà rí pé kò tí ó parun ti mutlakon kò kírun rárá wọ́n ni wa amma in kanat kitabiyya wọ́n ni ẹ̀rí tó báyí pé nínú àwọn tó ti fún ní tírà tẹ́lẹ̀ ni jaza sharti ó tọ́ kí yàn fẹ́ an takuna muhsana ní pé wọ́rọ̀ jẹ́ tó wà chaste yàní àfífàtàn àni zina torí pé kò ẹ̀ eh, ní pé kó jìnà sí zina so kódà obìnrin tí musulmi tí wọ́n bá fẹ́ náà ṣartu lè iná wà mẹ́ náà bọ̀ sí ẹmọ̀ pé àwọn musulmi àwọn òfin ti dè àwọn ọ̀yí musulmi ti dè òfin ti dè musulmi tẹ́lẹ̀ so wọn ò tẹ́ ní súnmọ́ zina àbí so but kèfèrí òfin òwò olófin tó ń dẹ̀un so in tí gọ́ọ̀yà tó wà ní tọ́lọ́wọ́ bá fi dákọ mọ́sánà nìyàn torí pé ẹ̀rì pípà tọ́lọ́wọ́ bó dákọ mọ́sánàtì náà mú mìírànàtì na kílọ̀ náà bá sọ tẹbá wáyà yẹn wà ní mọ́sánàtù mìíràn so mú mìíràn tẹ́lẹ̀ wọn gbọ́dọ̀ jẹ mọ́sánà so ayé àgbé yẹ pé ẹni tó ti tó ní kíní àbẹ́ tó yẹ pé ó tábà ẹni mélòó Allahu akbar so mélòó mélòó èyàn ẹlòmí aládánwò nípa ọmọ ìran ti incident kan nìyàn ọlọ́bẹ́ nìkan ká ah ìyàwó rẹ ọmọ kó tó ṣe kíníkà kọ́ tó fẹ́ ẹ̀ ọmọ tó dánwò ìyàwó ti túbà wọ́n sì tó fẹ́ bà jẹ́ sí wọ́n sì mọ̀ pé nìyí ti túbà ń tòótọ́ wọ́lá àwọn èèyàn àwọn tán ṣe kíní àwọn tán dán kíní ẹ̀wọ̀ àwọn tán pè àwọn ní sárábí ni ó Allah understand ìtẹ́yàn ti gánwò nù lọ ní ìlàsìn wọ́n ni li'annaha tadkhulu tahta sultati ar-rajul wal muslim wọ́n ni fatatahu laha al-fursa wọ́n tó pé wà lábẹ́ àkóso musulmi so a yóò wà fún lè an tẹ́sìlám láti gba islam wọ́n tó bá yẹ pé musulmi yẹn kìí ṣe àwọn pé súlùtọ̀ ní ó jẹ́ kí ẹ lè sọ di musulmi àbí ọ wà nílé ní súlùtọ̀ ní ilé yìí yọ́ mọ̀ bá ọ̀pọ̀ ní what are you telling me má gbé islam yẹ́ débí fún mi o so to bá fẹ́ ṣe islam náà lọ mosque One should get inside this house so àpẹ́ obìnrin mi ti yàyà pé àdébẹ̀rún èbó náà ẹ̀wẹ́ èbó dùn ṣe tùgìyàn èbó tí ẹ bá fẹ́ ṣe tùgìyàn pẹ̀lú Yorùbá yóò tètè mọ́ yọ́lẹ̀

ni wọ́n tún náà ń kójò lọ́dọ̀ ń kọ́mọ fún yọ kèfèrí ọmọ mẹ́wàá torí ọlọ́run sọlọ́n bímọ mẹ́wàá lára látara kèfèrí so gbogbo wọn yíwá ń dà wọ́n lọ sí church so ara o bí tajiriba ti pẹ̀lú experience àwọn èèyàn ma ń kábàámọ̀ bí àwọn gan inú àbámọ̀ tó lágbára gan wallahi kọ́dà yìí nínú 80% táwọn téèyàn máa pé 100% nínú àwọn 100% tí ẹmọ̀ bẹ́ 80% na ma ń kábàmọ̀ níbi nǹkan yìí wó dáadáa o so nǹkan tó yàtọ̀ sí só yẹ kó ṣe in tí ó fún wàhálà ń wà in tí ò ní fún wàhálà ara wà tó dájú wà dáàmà yẹ̀rí bókì dáàmàrà yẹ̀rí bókì fi ń tọ́ tí ó tó rújúlẹ̀ lọ sí bí nǹkan tó clear náà ele yóò rújú pé ṣé yóò padà ṣe islam ṣé yóò padà ṣe islam lódodo tí ó sì gba islam so but ẹlòmí yóò kàn máa sásábẹ̀ jawazi náà ni ọ̀tọ̀ kí ni ṣé òtọ́ ni àti tí mo wá ṣe òtọ́ ni ó tọ́ ó sì ti ń di kèfèrí díẹ̀díẹ̀ so wá tọ́ nìyẹn ó rò pé Ọlọ́run Ọba subhanahu wa ta'ala nínú hikima rẹ̀ yóò mọ̀ pé tó bá fẹ́ fẹ́ musulmi musulman kèfèrí yẹn yóò padà sọ di kèfèrí ó sì sọ ó sì rò pé Ọlọ́run Ọba àjázà rẹ̀ fún wọn ah hikma ọlọ́wọ́ bó kò necessitate irú nǹkan báyìí so tó bá wá ṣe pé ọgbọ́n ọlọ́wọ́ bá tó ga jùlọ ní pé kò ní ọlọ́wọ́ bó ní sọ fún láyé láyé pé kíní yóò sọ di kèfèrí kọ wá lọ kó sí dẹ̀n tó bá ti rí pé yóò sọ di kèfèrí ò gbọ́dọ̀ súnmọ́ eléyìí o ah, òun mọ̀ ní yá àjọ òun ní máa thunder àti mountain so ní ma ṣe gíní òun ní ma ń pè wọ́n kó wá wúlò àwọn lérí so irú ẹni bẹ́ẹ̀ náà lọ sí tó ń sẹ́lòmí ṣáhúwà àti fáhíṣà gbogbo bí tó bá sáà ti gbọ́ ṣáhúwà àti fáhíṣà rẹ̀ bí ẹ̀ ara lẹ́lòmí ṣe rí bí ewúrẹ́ so èyàn ma ronú sáwọn kan yí dáadáa ni ọlọ́wọ́ bó ní láyé láyé kí nkí wọ́n sọ di kèfèrí kọ́lọ̀wọ́ bá wá sọ fún ọgbẹ́kọ́ lọ sí so kò tọ́ fún ọnù ìdí sẹ́kù tẹ̀mí táwọn tó fi fi àwọn ṣàrtù mí sáwọn nǹkan yìí ìtọ́bùsẹ̀ pé sẹ́kù tẹ̀mí àwọn tó fi àwọn ṣàrtù mí sí ìwọ́n náà tó bá fẹ́ Islam gbọ́dọ̀ nílẹ̀ lára àti ẹ̀nà so ma wò pé Sheikh Saalih Al Fawzān àkàtí sọ́mbí ó tọ́ of course ó but so yẹ kó ṣe sọ bá mú fún ọ so bá mú fún wọn ambili tàbí àwọn musulmi pọ̀ bámú àwọn musulmi pọ̀ bámú kìí sí pé kò sí ọkùnrin tàbọ̀tà àwọn èèyàn ń wẹ́ni tó wà responsible torí rẹ̀ pé ìwọ tó wà responsible torí rẹ̀ pé kèfèrí rí lọ́wọ́ lọ fi ń ṣe sábìsì rẹ̀ ọ̀ọ̀ mọ́ tí ń ṣe o so fáhíṣà àti ṣáhwà o ti dàkánà zínú rẹ̀ wallahu alam صلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحانك وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم